الحمد لله ثم الصلاة والسلام على رسول الله على آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجوكم الله سبحانه وتعالى حتى لكم كاتب يفعل نبوة محمد صلى الله عليه وسلم لأن شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى وني والإنابة ننوى ونرى الجوسة يعني oníyàní al'inabatu wani wal'inaba abujuwa wal'inabatu wattaubatu bi ma'anar wahid so nínú àwọn yẹ̀rọ ìjọsẹ̀ ta ní oníyàní máa ṣe al'inaba oníyàlá ń pè ní attauba wọ́n ní ìtumọ̀ kankana ni wọ́n àti attauba ni wọ́n ni ìtumọ̀ ìdẹ̀ ni wọ́n sẹ́gbàdà lọ́sọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run sọ ní Kùránì ọlọ́run wa aníbú ìlà rabbikum wa aslimu lahu وأنيبوا إلى ربكم وأسلموا له ẹsẹ̀rí padà lásọ́dọ̀ ọlọ́ọ̀bá yìí kẹ̀dẹ̀ submissive fún nínú ẹni almahabba oná ní ìfẹ́ almahabba láha maqamun adhimun fil ibada wa hiya mahabbatullah li almahabba so ìfẹ́ tí wọ́n sọ bí àtúnlẹ̀ láti gbọ́yé ìfẹ́ méjì ló pín sí mahabba tó jẹ́ ibada àti ma'amma kílọ̀gbà yíya lẹ́tí yẹ kúnu máa ha dhullun wa khudu'un lil mahbub wa hadhihi la takunu illa lillah subhanahu wa ta'ala li annaha mahabbatu ibada wọ́n ní eléyìí mahabbatan sọ olè tó kó sínú ìyẹpẹrẹ pẹ̀lú ìfẹ́ àti ìbàbàrà ìbádà ní ẹ̀ta tó ti púpọ̀ wọn ọlọ́nìkan ló wà fún ilé onífẹ́ yẹn ó wáyé pẹ̀rẹ fún débi pé gbogbo tó bá ti sọ ọgbọ̀bá ìrìn olùgbùdọ̀ máa sí kódà kò bá àtakò àṣẹ ọlọ́run ọba àti àṣẹ ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ bí tó ìfẹ́ ti lágbára ìfẹ́ ti bojú rẹ̀ débi pé ó ti yẹpẹrẹ ara rẹ̀ fẹ́lẹ̀ ó ti yẹpẹrẹ ara rẹ̀ fẹ́lẹ̀ so uh,

ọlọ́run náà ti mú wọn lọ́lọ́run àwọn ọlọ́run kéèkéé nílẹ̀yìn Allah wọ́n wà máa nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Allah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́run ní sí ẹ̀ráwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n àwọn nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá gẹ́ tí wọ́n débi pé kò sí tí wọ́n lè drop nítorí ọlọ́run ọba by nature ni gẹ́gẹ́ bá ẹ̀ṣọ́ níbi khawf ìbẹ̀rù náà natural fear natural fear kìí ṣe ìbádà natural love kìí ṣe ìbádà ìbádà ìtẹ́ sọ ní pé ìbádà submission ìbẹ̀rù submission débi pé ó ti só nífẹ́ ìnífẹ́ submission débi pé ó ti só nífẹ́ nìyẹn débi pé kò sí tó bá sọ tó kódà kóta ó mọ̀ kótakótọ́lọ́ba o àmọ́ ìfẹ́ yẹn ó ti báyìí àbí wọ́n náà tètè mọ́ fúra sí rẹ̀ o tán sọ wọ́pẹ́ lábájá rídèrèdé ní sọnú ẹ̀sìn wọ́n náà mọ̀ lóòtọ́ àmọ́fẹ́yẹ ti bójú rẹ̀ débi pé ah ẹ̀yìn ah mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم ọlọ́run ní àwọn kírísítẹ̀n jẹ́ wọn àtàwọn jíù wọ́n mú àwọn àhàbá wọn àwọn church fathers wọn wọn ruhban àtàwọn monks wọn àwọn bí àwọn àfáàfáàfáàfáà jọ́sí wọn ọlọ́run wọ́n mú wọn ní ọlọ́run nídẹ̀yìn Allah ọlọ́ni wà Masiha ibn Maryam wọ́n tún wá mú Ìsá náà ọlọ́n ká àwọn mẹ́ta àwọn méjì méjọ́rì àwọn church leaders wọn referent kìnnìkẹ̀kìnnìkan àti Ìsá ọlọ́ni wọ́n ń sìn wọ́n dẹ́yìn Allah ah gbàtí Adi bin Hatim radiyallahu anhu nígbà yẹn kánà nasaraniyan kafira nasarani kírísítẹ́nì ni wọ́n nígbà yẹn wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n kàdà di musulmi o but nígbàtà fi jẹ́ christian wọ́n wà lọ bá nẹ́bì ha kọ́nà lọ bá mú ìgbà gbàtà gbọ́ta musulmi káyà pé àìrọ́ èrò lè kẹsọ̀ gbọ́ ẹ̀ àṣì àwọn pastors now i think spiritual yóò bí kí ẹmọ̀ wípé no no no no ele mú tọ́tì tànẹ́bì ìsá tó lọ́wọ́ pàwọn sí ànẹ́bì ìsá lótọ́ mo gbà yíò àṣì àwọn pastors wọ́n lọ bá nẹ́bì à nẹ́bì à ń gbọ́ta musulmi káyà yìí awó sí àwọn pastors ànẹ́bì ní òkè táwọn pastors yẹn bá ní kẹ́ ṣe nǹkan tọ́bá ní aláàrí ní kìnnẹ́kan ẹ sì mọ̀ pé àrámù lọ́rọ̀ bá pè ẹ̀ta lẹ́mọ́ tẹ̀lé àwọn pastors ní ok tọ́lọ̀ bá ní àrámù nìkan táwọn pastors wá ní pé aláàrí ní tàlẹ́mọ́ tẹ̀lé pastors anẹ́bìnì pé fàtíkà ìbádà tó hùn ìbádà náà nù tí kínìdí tọ́lọ̀n bá ní haramu ní kìníkan táwọn pastors bá pè ní halali ìmọ̀ kó jẹ́ látara ìfẹ́ tó lágbára tẹ́ ní sí wọn ẹ́ àbí látara ìbẹ̀rù tó lágbára tẹ́ sí wọn ìfẹ́ yẹn ó tún wá mú submission dání ìbẹ̀rù yẹn náà ti mú submission dání ẹ ti wá tẹríba fún wọn ìtẹríba ẹ̀dẹ̀ ní ọlọ́nìkan náà gbé fún ọlọ́nìkan ló tẹríba fún ló nífẹ̀ẹ́ ló bẹ̀rù débi pé in tí wọ́n ọlọ́run alára mú ní eh, ọlọ́run alára mú ní àbí ah lójú tèmi kí ní kò lọ mọ́ch kò lọ fánà ó ti wá gbá ní àbí alẹ́gbà ní pé ìbádánù ìwọ̀síwọ́n tẹ̀lé afá ní tẹ̀lé ní ó ti mọ̀ tó pọ̀ pé ọlọ́lẹ́lẹ́ yóò dá àníbìlẹ́ yóò dá ń sí wọ́n ní ẹ̀rùn bà mí gẹ́ kẹmọ́nà kó ṣírùkù tọ́ à because tọ́nà ma mú àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ fún ní inú kùrán lè déwà tafsir rẹ̀ déwà nínú hadith annabi muhammad sallallahu alaihi wa alihi wasallam ìfẹ́lẹ̀ kejì yẹn ń wá ní pé mahabba tabi'iyya ka an tuhibba al-mal wa tuhibba zawjatak kò nífẹ̀ẹ́ ìyàwó ọmọ rẹ̀ kò nífẹ̀ẹ́ àwọn ìyá àwọn pẹ́rẹ́ntì aha kó o dẹ̀ nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí ọ ilé ìkò sí wà lábẹ́ ibi tẹ́tì mẹ́lẹ̀ ni pé ẹmọ òun kan ẹlùmí mọ́ bẹ̀rẹ̀ pé ẹjọ́ ẹni ó ní kámọ́ nífẹ̀ẹ́ àwọn kèfèrí ẹ̀yẹ tí ìyà rẹ̀ àti bàbá rẹ̀ wá jẹ́ kèfèrí kan ok ẹ̀dẹ̀ kó àpẹẹrẹ jẹ́ mọ́ sọ̀nà والمحصنات من الذين اوتوا الكتاب kó jẹ́ èyàn tó wà tó ní chastity mọ́jẹ̀ nǹkan o lè mọ́ rí mọ́láítà wà bóyá tó bá ń gbínú gbó tó àwọn tákọ̀ jẹ́ mú ayé jùlá yàwọn christian àwọn tó bá gbogbo ẹ̀jẹ́ tó tán fọ́ olójúkò ó tẹ̀ tọ́rọ immorality immorality moral ẹ̀dẹ̀ ní eh, Islam bí i pé àwọn tí ó tán bá wà morally upright nínú àwọn kírísítíẹ́nì ó lè fẹ́ wọn ilé kìí ṣe kìí sàwọn rànù kìí sàwọn wọ̀kúwọ̀ kìí sàwọn rédèrèdè ó lè fẹ́ wọn jù àfábò hébùn àmì ẹ̀bẹ̀ kíkùn ní pé sórí ẹ̀ tó

yóò wà fẹ́ christian àwọn tó tó wà fẹ́ lọ náà àwọn ògbóntarìrì àwọn yóò bá pín ọmọ sí méjì àti kó fẹ́kọ̀ púpọ̀ lọ sọ́ọ̀sì mílù mílù tí ẹmọ̀ dáadáa christian ni obìnrin gbogbo ọmọ yóò kọ lọ sọ́ọ̀sì mọ́ lábẹ́ wọ́n tí wọ́n kí fún fámílì ogun ọkọ̀ mẹ́lá sọ́sí o yóò kọ̀ mọ̀ wọ̀nyí yóò mọ̀ yí mú sọ fámílì àti pẹ̀lẹ̀ ẹ̀tẹ̀ra yí wọ́n ní àwọn ọgbọ́n àríkẹ́kẹ́kẹ́ gbogbo ọmọ sọ́sì lọ́pàá kí wọ́n lọ so irú ìyàwó bẹ́ẹ̀ èyí tó gbẹ́sìn dáadáa wà ọmọbìnrin bá ọmọbìnrin tí bá fẹ́ in tó súnmọ́ jù ní pé yóò di mùsùlùmí kódà tí ó bá wá di mùsùlùmí kò lè kò lè kọ́ mọ̀mí lọ́sọ́sì ọmọ mi kó dàgbà yóò gbọ́ wípé bàbá mi mùsùlùmí ìyá mi kèfèrí kí ni rízì gbàtà ẹmà kí ni ọlọ́ọ̀tí nífẹ́ tí ò kò sí máa wùlẹ̀ mọ́ jìyàn ọlọ́ọ̀bá irúfẹ́ olówà ní sí ìfẹ́ tọ̀bí ìyàwó ló àgbẹ̀ tó nífẹ́ tó ní sí ìfẹ́ pé ìyàwó mi ni ah ìyàwó mi ni natural love nẹ́jẹ̀ ah ọmọ mi ni natural love nẹ́jẹ̀ ah ìyá mi ni natural love ni ah bàbá mi ni natural love ni ah family mi kan ni ah yárásà yárásà just normal common ground yẹn náà kìí ṣe ìfẹ́ tó ti di ti ìbádà àbí ìfẹ́ tí wà gbí ọ láti mọ́ compromise ìṣẹ́ tí ẹ́ tó di ti wọn dókò nífẹ́ wọn wọ́n àmọ́ sọ́sọ́ bí wọ́n ẹ̀ ẹmọ́ gbogbo ẹ̀sì kẹ́nẹ̀kẹ́lá wá ń sin yọ́rọ̀ wọ́n mọ̀ pé yọ́rọ̀ ilé kò gbá tí wá kò tí ìgbátà sí ara lóòtọ́ nọ́mì èmi bàbá rẹ̀ lóòtọ́ àbọ́kò kódà ní tí mo ṣe kò gbá rárá nípa àdádì intense àkólọ́wọ́ àwọn ògbà mùsùlùmí làwà ọmọ yẹn dákùn bá ń ra chicken wálé ọ̀la ní Christmas àdádì àmì nẹ́ra yẹn musulmi lè mi Christian lẹ́yìn yóò clear pé nù hmm, but the fact pé o ní bàbá yẹn yóò sì pé ìyẹn ni natural law so natural law yẹn mọ́wùlẹ̀ dápọ̀ kò lè dápọ̀ mọ́ ìbádà kí ní ẹ̀ tí yé bá yà bí kò lè dápọ̀ ìwọ tó bá fẹ́ dápọ̀ ló yà dápọ̀ so lẹ́pẹ̀ẹ́ wò fẹ́ kí ẹni sówó ìyẹn ní fi owó but kìí ṣe fẹ́ tó jẹ́ ìbádà dúó o mọ́ àwọn ilẹ̀ tàwà sọ yíò ó lè wá di ìfẹ́ tí ó wà blameworthy àmọ́ abẹ́ but kìí ṣe ìbádà náà kódà kó wà blameworthy kìí ṣe ìbádà ẹ̀hẹ́ náà náà wọ́n ni wàtúhẹ́bù wàlìdẹ́ wàtúhẹ́bù mọ̀ kíní kan wà tán fásọ àfọ́ ni pé ahsin ila an-nas tasta'bid qulubakum tó bá ṣe dáadáa síyàn ó mú ọkàrẹ̀ lẹ́kù sheik muhammadu abdullahi wọ́n sọ bí àwọn tíra mẹ́gbẹ́ àbíkanú àfá wọ́n ní kí fa innal quluba a ṣe ránwọ ọkàn tẹ́wọ̀n yẹ̀wò majlubatun kọ́nà pé ni ila man ahsana ilayha bá sì dáwọn ní pé ọkàn ma ń fà sẹ́ni tó bá ṣe dáadáa sí wọn láàá fà méjì ń fẹ́ ń fẹ́ káwọn kìfì bí sẹ́lẹ̀ àdásáwọn wọ́n ìfẹ́ ọ̀rẹ́sì rẹ̀ ìfẹ́ nítorí kò sí tó wá sẹ́lẹ̀ àdásí mi ma ní yóò ní pléṣì kan nínú máìdì because bọ́lọ̀ sí dọ́kà síwá ní ọkà wáwó sí rí ní ẹ̀ jọ ọ̀nìyànmàdì ló jẹ́ pé kò sí wà náà kí ẹ̀ ṣe mùkáfàá kèfèé rí tó bá ṣe dáadáa síyàn mùkáfàá ní pé kí wọ́n náà fi dáadáa sán fún níbọ̀ yìí ni ó kàn rí báyájọ́ kan wà ọkàn tílẹ̀kùnmá léyìn olúwa jẹ́ dìkà ah no no no afá bàbá yìí ṣìnà olúwa bọ̀ jálẹ̀kùn rẹ̀ naturally wà láìkì bóṣe bóṣe nínú Islam bó ṣe láìkì bóṣe bóṣe kò sí wà lápẹ̀lẹ̀ ó rí pé kí ní ẹ balance kẹ́yẹ pé bẹ́ àṣejù àbáṣe tó kò sí wà láìpẹ́ ah, ó ṣe dáadáa sí because dáadáa ló ṣe sí ìwọ náà tó bá díjọ́ mi òun náà wá ní df ah no no pásọ kí ní mú bọ̀ àmà ah, bá ń jà wà lọ bá jálẹ́kùtẹ̀ náà nígbàtí ò lè sí wọlé òun náà láìkẹ̀ náà níbi tó ṣe fún yẹn tó ti bẹ́ẹ̀ méjì jọmọ̀ pé à ah, kódà búyẹ̀ tó jọ falálẹ́jọ́ pé pásọ kí ní Jésù Kristi ti Olúwa wa o bó ṣe balance yẹn wọ́n mọ̀ pé no intense èmi ò ṣe kódà èmi tó ń takò kéèkéèmì ò ṣe láti èmi tó ń takò because nínú pípẹ́ kéèmì ìṣẹ́dẹ̀ nígbẹ́kí tó máa takò nínú pé àní ìṣe níṣẹ́ ní pé kí tó máa takò pé kí ní òdá òun náà lè ní pé lóò èmi yóò sẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ gbọ́sẹ̀ yìí ni yóò mọ̀ kí mo hẹ́tì lórí ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ yìí àmúlò pé dáadáa tẹ́kẹsẹ̀ sí mìí nǹkan ìmìgẹ́lẹ́sẹ̀ ilẹ́sẹ̀ lórí ẹ̀ àádọ́nà kò síbẹ̀ ló a kí ni tún sí mọ̀ pé àfáà yóò tèbí kò gba mẹ́ta lọ̀kan tí mo ń sìn sẹ́ẹ̀ púṣekúṣe gíní àwọn kí mùsùlùmí wá di kó wá di ẹdún arédè kó wá mọ́ alẹ́lẹ́bí ò mọ̀ lé sọ pé mẹ́ta lọ́kan ò dáṣe fún kírísítẹ́nì bá ẹ̀ẹ̀ kọ́lọ̀mọ̀ sàánú wá ní kíní bọ́lọ̀ ṣe sàánú wá náà ní pé ká eradicate mẹ́ta lọ́kan ah no wọ́n wọ́n sọ ní ṣe jù pé kódà múlẹ́kà àfáà mí gan àfáà wà moderate wọ́n wà neutral ó lè kama tako christianity ah yes sir èmi ò sínú àwọn àfáà yẹn àánú ah, èmi ò sínú àwọn àfáà yẹn àwọn àfáà kẹsọ ẹgbẹ́ wọn wà moderate ojo ni wọ́n ni ok tí mẹ́ bá kí ń sojo èmi believe pé intense in tó tako sí mi ó tako sí tèmi ẹ̀yìn ẹ̀dẹ̀mẹ̀ bóòmì ṣe tako kódà in most cases wá ní ṣẹ́rí èyí tó bá wá ń rí sí àwọn ẹ̀gán sórí tó bá rí sí àwọn ènìyàn ní tó sọ́jọ́ ìgbé bóyá wọ̀gán ló jẹ sọ́ọ̀sì ìbàdàn fún wọn ẹlòmíì wà ó wà sí ẹ̀ but ibi tó bí sí inú christianity tó wá pé jòkó pé wá com jòkó gánà christianity tẹ́ ìṣe ìgẹ̀gẹ̀nẹ́ jẹ́ káwò bcc ẹ̀gẹ̀nẹ́ sí bcc ìgẹ̀ tó rinlẹ̀ ó sọ pé tó fẹ́ pàdé ọlọ́ọ̀bá ilẹ̀ ó dá olóṣùpé tó fẹ́ pàdé ọlọ́ọ̀bá ilẹ̀ tó bá bá sọ̀rọ̀ normal ground pé bàbá ẹwà ẹwù kan náà búlẹ̀ sí mẹ́ríkà mọ́ joseph yẹn dẹ́yìn àlá kí wá ní ìyàtọ̀ ní àtàwọn Ṣàngó ti bí ìyànà náà jọ́sẹ̀ fún ìyẹn kan tó bínú tó wọlé Ṣàngó tí ma ń pàá Ṣàngó tó ní wọ́n ní ò lásọ ó tí mọ̀ bóra ẹ̀jẹ̀ làwọn náà mú wọ́n lẹ́jẹ̀ Ṣàngó wọ́n tẹ́jẹ̀ rẹ̀ lẹ̀ náà ni sẹ́jẹ̀ náà kọ́lẹ̀ yìí náà mú mi lé ní tó bá bẹ́lò ní sọ in tó súnmọ́ jù ní pé òun but ìmọ̀ compromise o mọ́ ń kóbá compromise ní o mọ́ ń kóbá wòye wọ́n ní yóò ti le but no tó kó sọ́kó lè yẹn kó bá wọn báwù kápadà lọ ronú sí ilé ó bẹ́tà jù kó wá sọ kó rọ̀ bí ẹ̀kọ́ kọmọ káúntẹ̀ sí nǹkan tó mọ́ ti fi ẹ̀yìn kìíní ẹ̀nù wà lọ fà ẹ̀kọ́ míì ibi tí ó ẹkú ti bá wọn náà kọ̀kọ̀ ní bá wọn mẹ́ yóò wíkì in tánàbí kọ̀kọ̀ sọjọ́ tánàbí kọ̀kọ̀ bẹ̀rẹ̀ òjíṣẹ́ ànẹ́bí pí àwọn ẹ̀rọ tánàbí wọ́n sọ ni ànẹ́bí ni pé tí máa sọ fi ń pá mọ̀gbọ̀ believe me wọ́n ní ànẹ́bí olódùdù yẹn ni ọ́ àbìlífì rẹ̀ ànẹ́bí ni inni rasulullahi ilaykum jami'an ànẹ́bí òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni mo jẹ́ sí yẹn tó bá nígbàgbọ́ nù mi yóò wà ní jannah èyí yóò wọ̀ náà ọ̀rọ̀ yẹn lè jẹ́ pé ah kò tẹ́ bí dájí díẹ̀ díẹ̀ díẹ̀ pé ẹwọ ẹmọ tó ṣẹ̀yìn ní pé so mo ń fìlẹ̀ kí pé mo ń fi gbígbá nẹ́bì ní mí mo fẹ́ mọ́ ọgbọ̀gbọ́ no alánẹ́bì òjíṣẹ́ Ọlọ́run ní mísẹ̀ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ rí ó dẹ́ bó ṣe kọ́kọ́ sọ láti bẹ̀rẹ̀ yẹn báwù tó jábọ́ yẹn ẹ̀hẹ́ ká mọ̀ ìyẹjú ẹ̀ báwù ẹ̀hẹ́ àti ilẹ̀ lẹ́jọ́ pé à business à ilé business ní oníkálùkù ti mọ̀ báyẹ̀ pé àwọn tó bá ṣe mú ṣe àwọn tó bá ní ṣe wò yá ní ṣe ní oye báyẹ̀ àbí àhà ẹmọ̀ owó mahabba yóò mahabba tabi'iyya yóò wọ́n ní pé la tu'addu min al-ibada àti tọ́tẹ́lẹ̀ oníṣẹ́ fàzánù sọ bí náà wọ́n ní oyin kìí ṣe ìbádà wò kwani afẹ́ ti lẹ́kẹ́ ojú ẹti kó sẹ́bọ̀n àwọn ìbádà ara wò rárá wò ó wà blimod gẹ́ lẹ́kẹ́ ojú lóòtọ́ àmọ́ kìí ṣe ìbádà kìí ṣe ìbádà ẹjá yìí because àwọn nǹkan ẹ wọ́n lẹ̀ lórí mọ́fí padà ń fi ẹ̀ṣẹ̀ nínú ẹ̀fí padà pè ń kéfèé ẹ ti lọ́yà bí tó bá gbọ́ kí ní iye hey ó pè yẹn kéfèé tí èsẹ kéfèé rí bá ó sì pè kéfèé rí mùsùlùmí wọ́n yìí a ṣebúrẹ́ tí ń ṣe sílẹ̀ kéfèé rí lọ́wẹ́ àárá o àbíkẹ́ ló ti takọ̀ àkídà pé ẹ̀ṣẹ̀ takọ̀ àkídà ẹ̀ṣẹ̀ tí wá takọ̀ àkídà ẹ̀ṣẹ̀ ó ma ń dí ìmánì kù ní àwọn tá ń kàkalẹ̀ yìí tálẹ́bọ̀ yìí ó mọ́ bá àkídà jẹ́ ti ẹ̀lẹ́ kagbọ̀ ibẹ̀ tọ́ wọ́n wá ní pé ah, ẹ̀hẹ́ ìbóyẹ̀ tó wá di àgbákò mọ́ lọ́wọ́ ó ní pé àwọn natural love náà yìí tó sì dàgbà kà ní pé tó bá ti kọ̀ dámọ̀ rẹ̀ ń kọ́ ala mahabbatillah tó bá ti wá gbé lórí ìfẹ́ ọlọ́run ó ti báyìí ó ti gbé lórí ìfẹ́ ta ní ìfẹ́ Allah subhanahu wa ta'ala fàtẹ̀sẹ̀rọ ìbádàtàn ìgbẹ́nu àti pé ìfẹ́ ìyàwó rẹ̀ tó ní ó ti dìbádà mọ́lọ́tọ́ ọmọ ohun jẹ́ for example kan ó nífẹ́ ìyàwó rẹ̀ náà ẹwà wà lórí wà fẹ́ lọ kírùn yàwó ní pé ah, ọkọ mi ẹmọ́nà kíìmù lè ní ibẹ̀ kí lánà ẹmọ́kìtì ní wọ́n pé ah o padà wá wá min shiddatil mahabba wà zúlù ọ̀húdó aláha látara pé o nífẹ́ ìyàwó ìdẹ́ pé ah mo nífẹ́ ọmọ yóò látara pé tuntun wá sọ bí ti mú pé ah eh kí wọn àmọ́ yọ́ ó mọ́jẹ̀ lọ kí o ti ó ti di ìbádà mọ́lọ́ àkọ́kọ́ nù ní ọmọ ní scenario ni because agbùlọmọ́ jọ ń scenario skalẹ̀ sódò ó dìbà bọ́mọ̀ yàtọ̀ scenario mi ni pé látàpẹ́ wá ń gbádùn ìyàwó rẹ̀ lọ́wọ́ ìfẹ́nú wá gbé ọ wọ́n ti pẹ̀ wọn ó wà lè kó lórí ìyàwó náà fún ọkùnrin kó kó gbẹ́ẹjọ́ ń gbádùn ara lọ́wọ́ ni ó wà fẹ́ kó ha mọ́rọ̀ ó rí pé kéèsẹ́ pọ̀ látara àfẹ́ ni ìṣáwà kàlélẹ̀ wípé ìfẹ́ ẹnu bá àwọn gbádùn kìíní kan lọ́wọ́ jẹjọ́ gbádùn kìíní kan lọ́wọ́ ó wá fẹ́ kún bẹ́ ó kàdà lọ gẹ́rùn ilé ò kó sẹ́bọ̀ abútó sí wọ̀dá ó tí yàtọ̀ láàrin méjèèjì àbí ìyàtọ̀ ẹwà important o eléyìí tí ẹ̀ kí sí pé ó ní owó nífẹ̀ẹ́ ó sì ní ti rá nífẹ̀ẹ́ tọ́lọ̀ báyìí ó sì wá ní mọ́lọ̀ kíwì ọlọ́niwá kíwì ìwọ́niwá ní kí mọ́lọ̀ kí ìlọ kí but eléyìí tí ẹ̀ ìfẹ́ ẹnú kan ló sùwọ́mọ́lẹ̀ àsìkò wọ́n rẹ̀ tí lọ wọ́n tó wákí obi after one hour tó wákí ìrùtán wọ́n wọ́n sáwọn mọ́sílásí ọ̀sẹ̀ wákí ìrùn a ní ètò sí wọn ọ̀dá àmọ́ òkú sẹ́bọ̀ ẹwẹ́lẹ̀ kejì àsìkò wípé tí wọlé tí ẹ̀wọ̀n tó fọ́fọ́ pé ẹgbọ́dọ̀ lọ kí àsìlẹ̀ ni o yes ẹmọ́ lọ kí àsìlẹ̀ kí ló dé ẹti kí lánàá ẹkí jẹta ẹsìn milé ni wọ́n náà wá jókòó sí lébi ah wọ́n ti ní àsìlẹ̀ àwọn mọ́mí ní kámọ́lọ̀ kí òun lè ní àbúrò wá kírun ní àwọn mọ́mí ní kàmà lọ kírun ní ilé ni ẹ́ wọ́n ma bínú tí má ní kí lọ wọ́n ma bínú wọ́n ma rán sí omi ìtẹ́kọ́ bí mọ́mí bínú kí mọ́mí bínú kan forí sẹ́gbì káà ok because o oh, mọ́tí mọ́tí sọ́bá yà rí kọ́lọ̀ bínú tí ó bá bínú tí so o easy o find it easy láti ní láti kọ̀dámọ̀ ìfẹ́ obìnrin lórí ìfẹ́ ọlọ́ọ̀ba <laughs> problem ni ẹ̀ ìbádà ni ẹ̀ abó ìbẹ̀rù èyàn ó gbé lórí ìbẹ̀rù ọlọ́ọ̀bá ìwọ́n tẹ́lú kò sẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá ó wá bẹ̀rù ẹ́ bàbá kí nínú family house ah ilé ìṣẹ́ kíní ni di. ah bàbá kí ní family house ah ara o ilé ìgbéné ojú ẹ̀kọ́ rẹ̀ ìbádàrù because khawfun tó mú ta'zim wàtàzàlùlẹ́ni ìbẹ̀rù tó mú ìbàbàrà àti ìyẹpẹrẹ ara ẹni síwájú ìyẹni òun ló fi jẹ́ ìbádà bọ̀ mú jábọ̀ jù pé ẹ̀ẹ́bẹ́ àfẹ́ẹ̀nú kan lẹ́ẹ̀kan tẹ̀lé àbí kí ní kan dùn mọ́yàn lọ́wọ́ igbá àwọn kòkòrò bá sásọ ní ìrọ̀ wù ilé yíò ẹ̀ṣẹ̀ ní òwù ẹ̀ṣẹ̀ ní òwù ẹjá gbọ́yí náà ẹjẹ́ káwọ́ àyà ìkáfí àyà ìkáfí dúlé ní inshallah

wà azwajukum àbáwọn ìyàwó yìí mọ́ wọn tọ́lọ̀ bá ń káwò wà ashiratukum àbáwọn fámílì yìí amwalun ìtàrọ̀tùmọ́ha àbáwọn dúkìá tẹ́ kójọ millions of millions of naira nínú account wà tijaratun takshawna kasadaha àbí ọjà kẹtẹ gbé kalẹ̀ ẹgbàmọ́ta mọ́ fẹ́rẹ̀ lẹ́nu àbí ọjà bíznẹ́sì kan tó tó bí tó sí fàtí ńlá kan tó sí ilé epo tó sí tó fẹ́ jọba jẹ́ wà masakinu tẹ̀gbọ́nà àwọn ilé ìgbàlódé multimillion multimillion houses tó kọ́kalẹ̀ tó bá jáwọn kìníta àkàkalẹ̀ ẹmùkánta mọ́ fẹ́rẹ̀ lẹ́ni àhábà ilaykum minallahi wa rasulihi tó bá jáwọn kìíní ló wá nífẹ̀ẹ́ o nífẹ̀ẹ́ wọn jọ Ọlọ́run ọba lọ o nífẹ̀ẹ́ wọn jọ nígbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó kàkàlẹ̀ ìtàmọ́ nífẹ̀ẹ́ lọ sọ nǹkan mítò sínú ní kò sí tó fẹ́sọ́ tó ti kó sallallahu alaihi wasallam Ọlọ́run ni wà jihadin fi sabili ẹ̀tún wá nífẹ̀ẹ́ rẹ̀ lójú ọ̀nà ọlọ́ọ̀bá lọ bàbá ní pé fallahu la yuqaddam ala mahabbatihi mahabbata shay'in min al-amwal wal awlad wàlbìláàdù àwọn èrè dáríkì so o gbọ́dọ̀ ìtàyà ìsọ fọ́ ní pé o gbọ́dọ̀ gbé ìfẹ́ nìkankan above ìfẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ọlọ́ba sọ ní àgbẹ̀ tẹ́bá gbé tẹ́nífẹ́ lọ́rùn tó ẹnífẹ́ rẹ̀ ẹmọ̀rí tí ọlọ́ba ń bọ̀ àbáyé o gbọ́dọ̀ nífẹ́ dúkìá ó fẹ́ takọ̀ ọlọ́ọ̀bá dúkìá bọ́ sẹ́yìn náà ẹgbọ́lọ́bà síwájú gbánẹ́bìrẹ̀ síwájú ìyàwó fẹ́ takọ̀ ọlọ́ọ̀bá ìyàwó bọ́ sẹ́yìn bọ́lọ́bà tànẹ́bì síwájú ọmọ fẹ́ takọ̀ ọlọ́ọ̀bá ọmọ bọ́ sẹ́yìn anything tó bá fẹ́ takọ̀ ọlọ́ọ̀bá bọ́ sẹ́yìn lẹ́ni jẹ́ kọ́kọ́ yóò títọ́ ọlọ́ọ̀bá títà mẹ́bìrẹ̀ ní sallallahu alaihi wasallam ẹ̀hẹ́ tó wá sẹ́kù bí tó bá sẹ́kù alhamdulillah bí ò sẹ́kù wà inú hudu mafasid ha an ta hadma bó bá bàjẹ́ ìwọ́fẹ́ kan bàjẹ́ tán because la yuqaddam ahadun alallahi wa rasulihi ẹ gbọ́dọ̀ gbé kankan borí ọlọ́mọ bá àti borí annabi rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam an bí allah subhanahu wa ta'ala kú fi ẹsẹ̀ kankan mara yasúlẹ̀ dodo a hada wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma bihamdik wa shahadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh